السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأعظمه وأكبره وأجلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك وزد عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين كيف لا قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام أساس جميع المعاملات بناها بناه الله سبحانه وتعالى على أصلين عظيمين رئيسيين المحبة والرحمة ولكن إذا فقدت المحبة ظن كثير من بني آدم أنه لا مجال للأصل الثاني أقصد الرحمة والجواب لا فإن الله سبحانه وتعالى يبتلي عبده بأن يوفقه ثم يحبه شرحنا هذا في حديث أبي هريرة رضي الله تعالى نرضاه بل في الحديث الهلالي الذي شرحناه في الخطبة الماضية من أن الله سبحانه وتعالى إذا حب عبدا نادى جبريل فيقول ربنا سبحانه وتعالى يا جبريل إني أحب فلانا فأحب الحديث ولكن المؤمن إذا فقد محبة أي إنسان فإنه لا بد له من مراعاة الرحمة فرسولنا رسول الرحمة وديننا دين الرحمة وهذه الأمة أمة مرحومة كما صار هذا من حديث أبي برة رضي الله تعالى عنه والحديث مخرج في المسلم مع أحمد بإسناد صحيح أمة الإسلام يأتينا سؤال قد يشكك في إيمان الجهلاء من هذه الأمة ويرون أن هذا السؤال لا جواب له لأنهم يظنونه سؤالا عظيما بل سؤالا محرجا ما ذلكم أن الله سبحانه وتعالى بعث نبيه إلينا رحمة للعالمين وأقر بذلك في كتاب العزيز وأنزل آية كاملة تشير إلى هذا المعنى في سورة الأنبياء وما أرسلناك إلا رحمة للعالمين إذا كان ذلك كذلك ما ظنكم برجل أسلم وهو فرد من أفراد هذه الأمة وأمره رسول الله صلى الله عليه وسلم بتغييب وجه عنه ما استطاع حتى يفارق الحياة من هو؟ وما السبب وهل رأينا أحدا من الصحابة أي من صحابة رسول الله صلى الله عليه وسلم حدث له مثل هذا وعامل من قابله بذلك بما عامل به رسول الله صلى الله عليه وسلم ذلكم الرجل تعالوا معنا في هذه الخطبة لعل الله سبحانه وتعالى يعطينا جوابا شافيا في إغنية إن شاء الله تعالى بعد الشري والبيان ọpẹ́ ni fọ́lọ́mọ̀ bá tó ṣwá ní musulmi an tọrọ alikun ikirọ́ àti gẹ̀rẹ̀ fán nabi wasallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀mọ̀ bá láti bá ma jẹ́ kẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní salikun kí a nabi wa bá ní salikun ọlá rẹ̀ àti àwọn láti sọ hábà rẹ̀ kí a wà náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbẹ̀ alkiyama ẹ̀yìn mànú ẹ̀sìn mo ń fi ọba adẹ́dà sọ fẹ́ràn tó lọ sáájú wa o náà ní sọ fún àwọn náà a ní takùlọ kákọnú ọlọ́run ká sọ ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala di gàdgá láàrin àwa àti ya rẹ̀ ọba dẹ́dà àmbíọ̀ nínú ìjọkẹsọsọ rẹ̀ sọ wa níbi khushu'un nifaq àjọba ilẹ̀ ni ọlọ́run lójú ayé kọ̀rọ̀ wà burú ọmọ Israẹli lọ́rún èèyàn yóò sì máa hùwà ọmọ fíríáúnà ọlọ́njọ́ mọ́sà sọ wá ń bí irú ìwà ọ̀gbẹ̀yẹ báhùn níbi àjọsìpọ̀ àwọ́ àti wọ ọlọ́run ọba wa bákanáà jama'a in ta yẹn jùlọ òun ni awa musulmi Allah subhanahu wa ta'ala o se wa ní ummatun marhuma ìjọ ni wá tó jẹ́ pé ọlọ́run ó kẹ́ wa bákanáà ìjọ kan ni wá táà ní ọlọ́bẹ̀ yọ ìsìláàmù ni ò sí ọlọ́bẹ̀ yọ mẹ́ ẹ̀sìn mí lọ́lọ́bẹ̀ yọ àìsí ọlọ́bẹ̀ yọ nínú ìsìláàmù ìlọ́fà téèyàn ó ní irùgbà mú sí nírùgbà yìí ṣòkòtò rí olókè bí tẹ́mìsẹ́ lókè kò sì tún ní nífẹ̀ẹ́ mi èmi náà ni nígbà ọba fẹ́ kí ń tánàbí òmùwátọ̀ ọba fẹ́ kí bọ̀ tí wọ́n bá ti ń sàlàyé fún ọ tó bá ń yarí àájọ pé sẹ́rẹ́ ń tẹ́ǹwò yìí o ọ̀tọ̀ níbi ànàbí yàsí ọ̀tọ̀ níbi tó yàsí o ideology kan ní lò ń gbéré tó fẹ́ sọ dẹ̀ sí o e, e, e, ìkàtúndé ó ní tí wọ́n bá ti pèèyàn ní alùsúnnà wal jama'a àwọn ọ̀lẹ́nu àwọn ọ̀lẹ́ àwọn tí ò lè dánúrò wọ́n ní bàbá kílẹ̀ rí tẹ́ fi sọ pé alùsúnnà wal ọ̀lẹ́nu

ńlá ṣe máa wọ́ oun kàlùkù pín ti ẹ̀sọ́wọ́ ọun wọ́ lọ jímà àwọn kan wá wò ní wọn pé ayé ti sún wájú àwọn èèyàn sí kọ́ ń kó sẹ́sàsọ́ wá jímà ẹjọ́ àwọn òkú sẹ́sàsọ́ ti aná ẹnìkan ní ẹmẹ́jì àdánrẹ́ bàbá wo òkú sẹ́sàsọ́ ni ẹ̀yìn alùsúnà ti a máa sọ náà rí bí wọ́n bá ṣe ronú fún yín náà lẹ́ẹ̀ṣẹ̀ sọ́jọ́ra wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́nìkan ọgbọ̀rọ̀ bọ́lọ́n dá sí ọlọ́n ní máàkì ní rọ́ngì annabi gan kọ́ lẹ́sìn wọ́n fi rán ní fastaqim kama umirt ìrìn annabi bá a ṣe pọ́ láṣẹ yìí mọ́ fi sí ìfisàn o rìn dédé o ìlà fi ń ké gbogbo ni ó rí kọ̀sọ̀mọ́ta fẹ́ làkọ́dí ọlákúnnàlì ìsáàna fi kábàtì ọmọ rẹ̀ àdámà tí ó síyẹ méjì ń bẹ àdáyín sínú fàyàbẹ̀lẹ̀ inú fòòró làdọ́mà nábi adámẹ́sì wọ́n wá ní àbú ẹmà kírùn déédé ẹni ń kí wàláhì mọ̀ pé lámúrà rí kìí ṣùgbẹ́jọ́ kàn rí ọ balẹ̀ ọkàn rí ò lè balẹ̀ kìí ṣe wé pé kọ́ ibi ẹ́dọ́ sí ni ọkàn rí ò wà ní ah, àjọ́ máa yí ma bá èèyàn gan ní òbórí bí wọ́n sá ń lo kébù kéèkéèké mi yìí yìí máa nìtún lẹ́gbẹ̀ẹ́ lómi ẹwò bọ́lọ̀ ń bá ti sàbúdó lówó pẹ̀lú ògbò ọlọ́run ẹ̀há àti kéèké ní ẹti máa pè lẹ́lẹ́ àgán ládùgbò àbúrò lè ló lọ laqad khalaqna al-insana sọ́lọ́ sì bí wọ́n ṣe ń gbélé bàbá ọkọ rẹ̀ ọwọ́ wọn tó láwọn yòókù ti wá ń yáwó laqad khalaqna al-insana fi kabad inú wàhálà nù wàhálà ògidì ìfòòró ibi adọ́mọ̀nà bí adámẹ́sìnú a sí orí rẹ̀ ní fún yàn kọ́ yà mú ẹrù ẹnìkì àmà kọ́ wà mọ́rí báyìí wàhálà àtàyé òun di di pẹ́sẹ̀ntì lá nírí wọ́n ní owó rẹ̀ kẹ́mì ọ̀mọ́bọ̀ ẹ̀mì bọ́ àbí ọ̀bọ̀ ojú ti owó ibi à ń pariwo fún àrùn àwambọ̀ anábi sallallahu alaihi wasallam anábi ti àrùn in tá ń bábọ̀ ní pé ẹ má gbà wa ìsìláàmù ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn tó pé ni àwọn mùsùlùmí náà káwà náà sì má gba ẹ̀tàn jẹ àti ń bábọ̀ láti gbà ìd wípé gbogbo tí ń jẹ́ àjọsí láyéṣẹ́ tí fọkànbalẹ̀ ó wà ń bẹ tẹ́rin ó wà ń bẹ orí ìpìlẹ̀ méjì ni a máa máa lé fún ọlọ́run lọ máa bẹ̀ orí ìfẹ́ tòótọ́ àti orí àánú ṣùgbọ́n àwọn tí è ṣe mùsùlùmí ẹ wọn dáadáa wọ́n ń lùwà ní jìbìtì kan jìbìtì ó ní wípé wọ́n máa pariwo pé ìfẹ́ ni àkójá òfin ṣe tí wọ́n bá ń kàjáde nù báìbù wípé ẹni fi ara yìí ṣe mùsùlùmí ní ọmọ ìbẹ̀ lọ́dọ̀ wọn mùsùlùmí ó ní ń pẹ́ ń bá ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣùgbọ́n kọ́ ìyá wọn bá wọn gbogbo ah, kìrìsìtẹ́nì làwọn ọmọ lẹ́kẹ̀ ara wọn ọ̀nà tó náà mùsùlùmí náà tí wọ́n bá kàjáde nù kílùkọ rẹ̀ tá a bá wádé gbangba wọ́n ní ìfẹ́ lákòjá òfin ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa ẹjẹ́ á nífẹ̀ẹ́ wasásùn a sì ń rí àbòsí tí ò sí túmọ̀ sí nǹkan mí jàbòsí lọ ṣùgbọ́n wa mùsùlùmí a gbọ́dọ̀ gbẹ̀tànjẹ́ a gbọ́dọ̀ sún wa mọ́ kìtàbù àti súnnà ká mọ̀ rí tí mẹ́mbẹ̀ lóòrèkóòrè lè yóò fi ní ṣìṣe o gbogbo bọ́lọ ń bá ṣe dáyàn kéèyàn jẹ́ mùta alihu ẹni fi ọlọ́run tó ẹgbẹ́ tó bá ti gbọ́ segiri tó sì jẹ́ àdàmá ẹ sọ fún pé ó sì tún àfi tọ́ bá ẹjí e àtọ́nà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ànábì ni ni òfin ní sọ́nu olùmọ́lọ́run ọ̀nà owó lọ́gbà má hmm? wọ́n láti gba kékeré bàbá wá tí máa sọ pé ká má dalẹ̀ torí ilẹ̀ tẹ́ ń wó ọgọ́rọ́ ni wọ́n sì sọ fún mi tí ń bá jẹun òkèlè àkọ́kọ́ ilẹ̀ ló ní ẹ̀ẹ̀kejì ilẹ̀ ló ní ẹ̀ẹ̀kẹta ilẹ̀ ló ní kí n máa wá jẹun mi lọ ẹwà òtẹ́bádọ́dọ̀ rẹ̀ kò ní bóyìn sí òrìsábòsí ẹ̀sì lọ wò tàwọn talẹ̀talẹ̀ ìsọ̀lúmì nínú Ìbàdàn gbogbo tí wọ́n ló kọ rínú talẹ̀talẹ̀ 90% wọn babaláwo ní tí wọ́n ló kọ rí nínú talẹ̀talẹ̀ ẹn tí ó ti kútukú ẹn tí èkúta àmà tó wà nítorí ìkíni kéése wípé orí ìrìn àlìkì àmà lọ́fàá ìbẹ̀rù Ọlọ́run náà ni ẹ ń pè lẹ́mì ara wípé à ah, ẹ ń bá dalẹ̀ kò ní dalẹ̀ wọ́n wà náà bẹ̀rù lẹ̀ wọ́n sì mọ̀ gbé kọ́lọ̀ ọba lọ́rùn ṣùgbọ́n afẹ́jíà ó yé wàṣẹ́ wípé àwa mùsùlùmí ńlá lè sọ́lẹ̀ ní wíà wípé tí ọ̀bá sí ìfẹ́ yìí a lè sàfẹ́kú rẹ̀ wàlá lè sàfẹ́kú rẹ̀ ibi à ń pariwo nù èèyàn lè mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ olùmọ́ nífẹ́ rẹ̀ kí lọ máa tí ó ń búra wọn ò nífẹ́ ara wọn lọ́fàá ní sí ajẹ́ black ó ní ẹfara mọ́ bẹ́ẹ̀ sí wà ní ilé jẹ́ black àwọn èèyàn ti ń kó ìrà wọn ní ìsìnká bó ṣe lè jọ́kùnrin wọ́n láti pọ̀ jù fọkùnrin kẹ ẹ̀hàn máa dẹ̀ lọ́dọ̀ mi kí ni iṣẹ́ tíátà ni ọmọ anáwa èèyàn lè mọ́ nífẹ́ rẹ̀ a nífẹ́ èyí tó kù jùlàyé lónìí a fi ń gbára wa ni káulẹ̀ làmẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí máa múfẹ́ lọ tẹ́lẹ̀ náà ọ̀rẹ́dì ẹ̀sìn a máa múfẹ́ lọ nínú ìlú iná ni kèèsè lú mi bàbá àti ìyà ní àjọ se ní òkú òru kèèsè ọ̀rọ̀ ẹjá wá wo ọgbọ́n òlàlẹ́ dábàí ọkọ pé àwẹ́ torí ipọ́ ọmọ gbà sílámù ọmọ bẹ̀rẹ̀ sí ni wọ́n sì fún ọmọ wọn ni o tírù yóò bá wá bọ́ta yóò ní ẹjọ́ ẹyọmọ Nàìjíríà wà láńsẹ́ra ẹjá nífẹ̀ẹ́ ìfẹ́ lákòjá òfin wọ́n nílùú tí ọba sífẹ̀ ń bẹ́ ìlú náà ma gbóná ìlú náà dáoró olóṣìpọ̀ ma rẹ̀ torí pọ́ gbà sílámù ìfẹ́wádà àdánwò kẹsíkẹjì a máa múfẹ́ ní tí wòye se ń gbàtẹ̀ ìrùntẹ́ra wọn lẹ́sẹ̀ sí akídùtàn kọ sẹ́ntí máa dánwò máa só lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tuntun níjú akídù ó ń kálùkọ́ ma mánéjì ara wọn bí ẹn tí èso ìfẹ́ ọmọ dínkù torí pa ìràwà ní ojúmọ́ ìfẹ́ àwa máa dínkù torí ipa àfàdánwò kanra wa ibi àwa ń bọ̀ nù ṣùgbọ́n gbogbo ń tàn sọ láti yẹjọ́ yìí àwọn kan wò pé èèyàn ò lè sànú ẹni tẹ́yìn ọ̀bà láìkì ìsìláàmù làgbọ́yé tẹ́yìn fi lè tí àánú ó fi sẹ́kù sí ẹ̀mí èèyàn lẹ́n tẹ́yìn ò sì nífẹ̀ mùsùlùmí ni è fi nǹkan ti ẹ̀ sábòsí rọ́ lónìí ariwo na kìrìsìtẹ́nì ń pa wọ́n ní a fẹ́ islamize Nigeria wo islamize Nigeria gómìnà eh, state 36 gómìnà 20 kiriyo gómìnà 16 náà tẹ́yìn tó ń pè mùsùlùmí tí ó bá ní mùsùlùmí dá èèyàn méjì lọ dáma ọlọ́run ọba tó ní mùsùlùmí àti mùsùlùmí fún rẹ̀ sọlọ́run rẹ̀ tàbá tún wá ní a máa jọ àwọn tí ó ń jà tí wọ́n fẹ́ ẹ̀fórí lálẹ̀ yìí tàbá gbé wọn wá sórí skéèlì ọlọ́run bí wíbáyìí èwo mùsùlùmí ìgbà ńlá tó wá ma gbọ́ walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum ọlọ́run ni jásìsì torí pé ohun tó ju wọ́n kẹ́yì laysa bi walidi hadha alwaqt tuntun àsìkò ìlàfẹ́ clear jama'a tí wọ́n bá jóǹkà ayé mùsùlùmí amẹ́ríkà ń pariwo terrorism pé ọgbàlẹ̀ gboko lónìí wọ́n sì gbé sórí islamu tí wọ́n bá gbé òǹkà mùsùlùmí tí wọ́n ti pa òǹkà lùkú ọmọ wò pé ọlọ́run ọ̀dà tíjù mọ́ kéfèrí tí má ti pèyàn kéfèrí kò ní ní tíjù anábì lọ sọ ìnàlì ìmánà wàlàhàyà kúrìnà máa ìmánì ìgbàgbọ́ àti ojútì méjèèjì ọlọ́run ṣe wọ́n ní irú òǹborùn láti sánmà wọ́n èé fira wọ́n lẹ̀ ìmánì àtojútì kúrìnà máa ìdá fùkídà àhàdúhùmá fùkídà lẹ́ àkàr tẹ́ẹ̀bá ti rí kan annabi sọ wà lẹ́rùn ẹ̀ ní ríkejì èyí ò ní mọ́ ní yà lójútì kí lọ bá fi kún a lè máa tara wa báyìí ṣùgbọ́n tí ó ta sí rí ànàbí ti fílẹ̀ ó pínlẹ̀ láàfọ́ ọkọ̀ ẹlẹ́à ọwọ́ adójúkọ ẹ́sìpírẹ́sì ọ̀ntọ́ lágún méjì lọ́sàn ah, ṣòkòtò yóò ó ti fún ìyàlówó ọdáwọ̀ lójú bẹ́ẹ̀nàkì wà bẹ́ẹ̀nà rọ́bìk láàrin wà tọ́lọ́ ọdọ́ olójú ìyà ń sọ pé ẹlẹ́ ẹ̀tí ìfòun lówó 1000 lẹ́yà tó lóun fún yà ó sì ra nǹkan 200 nira yóò gba 200 naira ìyà ní èfò ní kankan ó sì lè rí bẹ́ẹ̀ kọ̀ pé ìyà ti dòwó pọ̀ mọ̀wó ó sì jẹ́ pé lóró ti fan tí ó mọ̀ wọ́n wá jọ ń ní gbogbo tó jẹ́ kẹ́ẹ̀mọ́ bá mi sòsí ni pé èèyàn èèyàn ìlọ́kan yí ń sọ pé ń bẹ lábí aṣọ wèrè proper ní bá yí ń sọ̀rọ̀ kájọ máa gbọ́wọ́ àṣírá ìkó tó wá mọ́ sọ́fọ́ rẹ̀ rẹ̀ pé sẹ́rẹ̀ ìstásù tọ́bá jẹ́ pé àbá dúó bí ẹ́ ṣe ń sọ́hun ó pé àwọn sẹ́rẹ̀ pọ́mọ̀lá wọn ń kà ó yíyàn ọ̀rẹ̀ oníyàn èmi ó fi díẹ̀ díẹ̀ ẹ̀kùn ìpé ìṣe ogun tẹ́ ń sọ ohun àjọmọ̀ ìjọba ní mọ́sálásí Allahu Akbar subhanallah jihad bọ́ta mi ó fi nǹkan díẹ̀ díẹ̀ ẹ̀kùn nítorí ọmọkéw ìmọ̀ kankan nígbò ní sáàsù náà tíra wọn kalẹ̀ tí wá súnlé wa rí ìsì wá súnlé yìí bá ti jọmọ́ sọ náà rẹ̀ yóò kèmí àtọ́rọ̀ mi náà ní kọ̀rọ̀ ta lọ́mọ mùsùlùmí o ọlọ́run àti mùsùlùmí fún rẹ̀

níbọ̀lẹ̀ tí a rí nkankan wọ́n nínú sọmọ́ Bukhari ah ẹwà jẹ́ àríbẹ̀ wọ́n ní bẹ̀rún Kitabul Maghazi ah báàbù kíni man qatala Hamza ẹn tó pa Hamza amú annabi sallam ta ló ń tọ́ Wahshi kí ni tó ṣẹlẹ̀ kí wá lẹ́rìí tẹ́yìn fẹ́ fà jáde mẹ́ Wahshi ibn Harb habashi ara habasha ni èmi ò ní sọ ara Ethiopia nítorí wípé ìjọ tí habasha ń jẹ́ habasha àwọn kọ́ntrí tí wọ́n yalé ní tó jẹ́ pé Ethiopia habasha ni gbogbo wọn lánàá kìí ṣe Ethiopia ò nìkan Ethiopia mbembe, Eritrea mbembe, Djibouti mbẹ̀mbẹ̀ Somali mbembe. Eh, eh, Sudan bẹ́m̀bẹ̀ ni john náà fi jẹ́ àgbáyé alágbára ṣùgbọ́n bá ó sì adọ́nì tẹ́ ń wípé Ethiopia ni Bilalu ti wá kò yé mi o ó lè jọmọ Sudan wọn ó lè jọmọ Eritrea tò ní ó lè jọmọ Djibouti ó lè jọmọ Somali ṣùgbọ́n jọ náà lọ́n tí a jẹ́ yọkan iná ń o Habasha òní tí a ń fọ́ gbogbo ẹ̀ka ìtìlọ̀bí kọ́ntì bí mẹ́fà jẹmọ́ àtàwà ló sọ pé ibi òun ni ẹ̀bìlálù eh, eh, eh, fọ́lùsì ala kulli hal ara báṣà ni olówó rẹ̀ Jubair ibn Mut'im in sọ fún mọ́kà pé wọ́n pa ámù Tu'aima ibn Adi ẹgbọ́n bàbá wọn pa kò sí sẹ́ntọ́ pa ju Hamza lọ wàṣí oníyàn tọ́ bá lè pa Hamza mọ̀ bọ́kún ẹ̀rù lọ́rùn rẹ̀ ah! irú ọ̀rọ̀ níjọun tí wọ́n bá sọ ní ìsìn o ní pé tọ́ bá lè bá ń palágbájá oòrùn Nàìjíríà fọdún mẹ́wàá àwọn afọba jẹnẹ́rì kò súwàlá tọ́ bá ń palágbájá wà jẹ́ gọ́ọ̀nà CBN fógún ọdún ẹwọ orú wèrè tó lè bọ́ sí ọpọlẹ tí ọba lọ́lọ́n tí a bá sọ léyìn ọ̀fún ní ṣìṣe ṣìṣe bí okú olókú ẹrú níjọ́ náà lọ́n bó ṣe rí tí a bá sọ bẹ́ẹ̀ fún yànà wàṣí oníkòsíwàlá ṣùgbọ́n gbà Hamza àmbọ̀ ogun yìí parí ní Uhud wọ́n padà sí Mẹ́kà wàṣí ìgbégbèsí ayé rọrùn wọ́n bọ́kún ọ̀run wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àdéhùn ọlọ́run ọlọ́run dákun mú adúró tó ti ṣe fún sí ọlọ́run ọba gbàmọ́kà fún ànẹ́bí ẹ̀dàkùn ń bò wà sí ọwà mà ah ọ̀nà dé kí ni kó wọ́n ṣe báyìí ọba bẹ́jáde kó maka ọgbà tọ́ ìfò ah ibi méjì lọ sáríwáṣẹ́ mi rẹ̀ tọ́ ìfò náà tí maka kí ni tọ́ìfù náà lọ wà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n tún kógúdé látara tọ́ìfù àwọn hawazin anábì tó jẹjà ọjẹ̀jẹ̀ anábì ní ṣùnẹ́yìn àwọn èèyàn bá ń gbà sílámù nígbọ̀ ya àwọn ọkọ̀ tí ẹ̀fà sọ́ ní jíma bóyá bí méjì mẹ́ta tí a kòkòrò sàásálàmù tí ẹjẹ́ àwọn àwázínú yìí olórí wọ́n jọ náà lọ́n o ni kábùnà amur òun náà nẹ́bì lẹ́mbàbọ̀ ń rí tọba gbà sílámù òun foríjì òun tó fọ́lọ́gọ́rùn rakùnmí gbogbo ọba ń gbà sílámù táìmù tó wá di pé àwọn èèyàn wá ní kọ̀nẹ́kọ̀ wá sí Mẹ́dínà tí ń gbà sílámù ah wàṣí òní tó kù ní pé kóhùn máa lọ sálọ sí Yaman ọkàn rẹ̀ kan ní lọ Yaman máa lọ sí Sham yataraddat bayna an yaqta al-fayafi ila ilẹ̀ sham ah jẹ nǹkan lù pápá inú kọ jẹ sham nǹkan jẹ yaman èyí ò ní ń sọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ló ń ṣe bá dọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn tọ́ ìfù wọ́n ti ń lọ bá nàbí o pé àwọn ti ṣe ìlànà islamu àwọn o àwọn tó ti wá ń lọ bá ní madina wẹ́rẹ́wẹ́rẹ́ o àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbà islamu o ànàbí ti dá nǹkan fáwọn kan o kọ̀pẹ́ rẹ̀ lóróyìn bá dé láti madina wàṣíù sáà ń pè tí kọ́ ogun tí ń sọ ọgbàgbọ́ tí wọ́n sọ wípé ẹtí ẹ̀wà wo èmà lọ máa mìíràn yóò ànẹ́bì ní tòótọ́ èmà ni ah sáàmà ń tàà fojú ẹ̀kẹ́ ni èmà tọ́ wá ní pé tẹ́yìn bá ti agbà sílámù báyìí yọ́ bá sí fílẹ̀ wà sí ìsá mọ́rọ̀ sọwọ́ tẹ́nìkẹ́ ah! opportunity náà rẹ̀ kí mọ̀ wá lọ yamani wọ́n lọ gbà ọba múra مش قطع فيافيا الى المدينه دوري مدينه بوسي ورسول الله لو كان ولتام يانبا سو تي نكان اوسارا بالا بلا بالا بالا بالا حتى مفلا بين يدي رسول الله صلى الله عليه وسلم توفي دي وجه النبي فشهد شهاده الحق واقرت من السماء wàṣíyù ọwá ń jẹ́rì lódodo pé òun ti di mùsùlùmí òun ti gbà fún ọba dẹ́dà òun sì gbà fún lọ́rà nẹ́bí ọwá jẹ́ ìsìláàmù òtọ́ lọ́gbàǹjọ́ náà lọ́hùn wọ́n sì stampu ẹ̀ fánàbí láti sánmà kọ̀wà tán o kọ̀parọ̀ ànàbí ò sì dókè báyìí ọsàgbọ̀ tó ń tọ́nà pé ìfúnnà tó dé wàṣí ibn harb anabi ni wàṣí rẹ̀ rúbẹ̀ni ibn harb olóni kọtílù hamza ẹni tó pa hamza oníbẹ̀ẹ̀ni òṣèlò ní hadithni kayfa qatalta hamza kí ló sún ọdé bí hamza tó pa ń jọ tó pa kí ló sì gbí ọpa hmm. ó ní ànàbí uhadithuki ní sọ̀wọ́ ẹ̀bó sí jẹ́ ọba gbé látorí ọ̀gá rẹ̀ bí wọ́n ṣe pẹ ẹ̀gbọ́n bàbá ọ̀gá rẹ̀ èyàn Jubair bin Mut'im àti àdéhùn tó ṣe fóun ó lọ́n wá ṣe nǹkankan ju pé òun wá fi kí Hamza òkú látọwọ́ òun òun wá fi bọ́kùn ìjẹrúkú olọ́rùn in tó wá ṣe nù bóòlù sí wá pa ah, nígbàtí gbogbo sáṣẹ́lẹ̀ tí ó lóun ọ̀mọ́gan

5 minutes nírú minute wà tánkà lónìí Hamza ó ti parí ẹ wọ́n tún ti ẹlòmí bẹ̀ yóò ti parí ẹ wọ́n ti ẹlòmí bẹ̀ yóò ti parí ẹ táìmù yẹn ohun àti ẹnìkẹjọ wá ń fa Hamza ṣubú dírìú ọwọ́ ara sí díẹ̀ lára rẹ̀ èyàn aṣọ ogun tí a máa wọ̀ wàṣírò wọn bí ẹnìkan pé tàbí ẹlẹ́ni igan wọn ni Hamza nù ní àdà sọ́ọ̀hìbì olúbọ̀nsì gẹ́ẹ̀tì nù pé Hamza nù ah, ní pàwọn ní pàwọn báyìí ah, ẹni tó wà mú ní kò sí wàlá ogun ìwà bẹ̀rẹ̀ ó lóun wá lọ sápamá fàkàmíntù kọlfà ṣajarọ̀ inú wọ́n mi sákrọ̀ mọ́rọ̀ sápamá sẹ́yìn òkúta ńlá kan sápamá sẹ́yìn igi títítí hátà tàmákànà mi habasha nìjọ náà lọ́rùn in tí àwọn alárọ́wá náà bẹ̀rù lára wọn tó gún pa wọ́n pọ̀ ó láyé táwọn ló yìí o pẹ́nìkan mọ ọkọ̀ lò kọ̀sẹ́ mọ́kọ̀ lò tó wọn ní níjú ọkọ̀ àwọn ni ọ̀gá o mú ọkọ̀ rẹ̀ o mẹ́bàá yóò sí báyìí ọ̀sọ́ sí Hamza o mú Hamza ní ó kànyà ọlọ́ọ̀lẹ̀bẹ́ níjọ́ náà lọ́hùn حاول حمزة رضي الله تعالى عنه القيام لا يستطيع gbogbo bọ́lọ̀ sí fúnlágbára tó ló gbìyànjú kó dìde padà oró kìíní yẹn mú mọ́lẹ̀ títítítí tí ẹ̀jẹ̀ rẹ̀ fi ró tán tọ́lọ̀wọ̀n ìmọ́dọ̀ àwambọ̀ wà fí ríwáyàtí nílọ́gbọ̀ mi bí ṣe ń sọ̀rọ̀ fún sàlám kẹjì mẹ́wàá ìná ojú àná bí méjèèjì ó sì ń padà sí bí ẹni pé àwọn sàṣẹ́sẹ̀ kù ó sì ń da omi ànàbí ń gbọ́rọ̀ ń padà ojú ọmọ jẹ́jì ń da omi kí lọ wá dùn ànàbí tó tó báyìí in tó dùn ànàbí ẹnu àwọn mímọ̀ kòkò lórí rẹ̀ àwọn apá kan ní ọ̀nà tí a máa ń gbà jagun àti ṣe sí lárúbáwá ó lé mú mi lé mú ọ káfẹ́ẹ̀sì ara wa bí wọ́n ṣe máa jagun kẹ́nìkan yọ pààyàn látẹ́yìn tàbí látàbẹ́nú kọ́ sọ́ọ̀yàn pa kò sínú ṣe sí wọn in tí ń dùn ànàbí jùnú pé à ah, bọ́ ọba tó bẹ́ ọba sì bóòdè sí kó fi rẹ̀ kọ́ án yóò pé torí pé eh, jẹ́mọ́ èmì náà máa ń rò pé ah, ogun tí ah, tí wọ́n bá se ní róńtọ̀ ń pa ebi jà mi wọ́n mi ṣùgbọ́n bá mọ̀ pé ń fẹ́ ó mọ̀ pé tó ọmọ ẹsẹ̀nu wọ́n lẹ́ni à ń fẹ́ mú ẹni à ń sọ ọ̀pẹ́ mù in tó ju ànábì jùnú apá kan ní nǹkan àfáàwà àgbà Ibn Hajar al-Asqalani wọ́n wá lọ́yẹ̀ kí béèrè kan jáde bí ọ̀rọ̀ yìí ìbéèrè ni wípé sáàsì lérò Hamza orí wà sí ti tè pa afá ní kálà ká mọ́ sọ́bẹ̀ wípé pa fine òun tágẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú tí ń bẹ̀lẹ́mì ẹ̀ Hamza ọmọ ṣùgbọ́n nkankan sí Hamza tó jẹ́ pé kí tọ́lọ́run ó lè sẹ ló kọ̀ǹkan náà ó ní pé wà ṣíyù ọ̀dọ́ langba tó kéré pọ̀ sí Hamza ni lọ́jọ́ orí lógun jíjà ní rírí ní ìmọ̀ ń pa bọ́rọ̀gún ṣe máa lọ òun rí fírí pé ah, kí ní ìrí ọrọ̀ bákan ní rí pé inú ẹni nkankan bẹnu ẹ̀sọ́hun ṣùgbọ́n ń sàfojú rẹ̀ náà rẹ̀ jọna kí tọ́lọ́run lè ṣe àwọn mímà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n wá máa sọ wípé gbogbo ìgbà tí èèyàn bá ti ń jagun lọ kìí ṣe pé dandan ogun mọ gbọ́kọ́ mọ gbádà wàláṣẹlẹ̀ ní ẹbí wàláṣẹlẹ̀ ládùgbò wàláṣẹlẹ̀ mọ́sásí kókó bá sáásùn gbogbo béèyàn bá ṣe jàjàṣẹ́gun fojú kéré ẹnìkankan nínú ọ̀tọ́lọ́mbá ti hàn pé ọ̀tá rẹ̀ rí bí ọ̀tà bá ṣe rí ó kéré tó èèyàn ọgbọ́rọ̀ fojú rénà rẹ̀ ọ sọ̀rọ̀ kan ó ni ìdárọ̀ àìta nuyúbà laifi bá rizatan ṣe ẹ̀ṣì mọ̀ pí ọ̀pọ̀lọpọ̀ bá ìṣe sí ni fúkìnì tó yán èyí náà ni ó kò bóde ìmá jọ pé ń pé ń rẹ́rìn afá ní tó ọba rí èyí ń ta tó sí awọ ọ̀sàlẹ̀ ẹnu awọ òkè ẹnu tó sí kúò tẹ́yìn ìwà bóòdé ta falata gúnnanna annan laita yabta sínú mọ́ rò pé ẹ̀rin ni kìnnìún rí o le lè bi ní ń pa je lè jẹ́wọ̀ gan nínú ẹ̀ dópè àhán mo ti yó báyìí àwọn èèyàn tí wọ́n ń wo mùtànábì ń wò pé ọ̀rọ̀ tó ń sọ yìí sí jọra wọn náà ó ní ó lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kọ́ yín wọ́n lẹ́kọ̀ọ́ lọ fẹ́ kọ́ hàn onílá tákìrọ́nà sọ̀gírọ́n fí mọ̀họ̀sọ́màtìn tí a bá ti pè eh, ìjà kékeré ni ìyàn ni àwà ṣe afábúrú ṣe ní kò èséjà ọwọ́ adóbi adóbi ó sì jà mọ́ ń lọ á di yóò ti tán lẹ́mí ẹ̀ ha la tahkiranna saghiran fi makhasamatin tí wọ́n bá ti pè kẹ̀kẹ́ ń jà láàrin wà tèèyàn méjì má pè ń kéèké o nítorí wípé ó lè kó bá alágbára tí ó wò innal ba'udata tudmi muqlatal asadi alẹ́ ojú jọ́lẹ̀ tóun a máa mú ẹ̀jẹ̀ jáde mẹ́ tẹ́mì àti yóò sì tó bẹ́ẹ̀ dánwò pé ah, èmi àti ọpa agbẹ́jẹ̀ lójú kìnnì ayè tí wọ́n òdè mẹ́lẹ̀ tí wọ́n sì gún lábẹ́rí oorun ẹ wá wo ẹ̀fán tẹ́mì àti yóò kàn fọwọ́ rẹ báyìí afẹ́fẹ́ ẹlòmí ìgbá ẹ̀fán ọwọ́ rẹ̀ ọ̀bẹ́fán afẹ́fẹ́ tọ́rọ lu ẹ̀fán náà o náà ló sábà bí ikú ẹ̀ ọkàn náà lẹ̀bẹ́ẹ̀ ní ń tàṣẹ̀ báyìí òyí náà lọ gbákù tó ń ti bó kọ́nà tọ̀ bá yójú ẹlòmí àmà fọ́sí wáyé yóò tún wá máa mú ṣe ẹ̀rẹ́gbẹ́ kò lè fò yóò sì tẹpa tó ń ti bó ṣe lẹ́tọ́un ọjọ́ tí kìnnìún fojú rẹ̀ náà rẹ̀ kí ni ó ṣe fún ọ́sàdẹ̀jú fún kò lé kò ah! gbogbo nǹkan yìí ara nàbí ọgbà mọ́ gẹ́gẹ́ bí ìjọmọ́ nìyàn anábí wà gbójú òkè oníyàyà ṣe in istatata an tughayyiba wajhaka anni hatta la araka wà ṣe oníyàn ó ti gbà sílámù ti di o ṣùgbọ́n mẹ́jẹ máa rí ọ mẹ́jẹ máa wọ́n níbi tán fẹ́ fàyọ gangan nù annabi kò ní fẹ́ èèyàn ma àánúwádà tó ṣe ojú ẹsẹ̀ ní sí ìdájú ẹ̀ mọ́jẹ̀ mọ́ rí ọ mọ́jọ́kò mọ́ jókò sí o mọ́dù tó sì máa wá o mọ́dà sí sí máa sọ o àwa ni ẹ̀dù ṣe ẹ̀ ti mú ti mú ọ̀rọ̀ tẹ́fẹ́ mú wá wọ́n náà ti mú wá ṣe wá ní tẹ́ mú àwọn náà kà ájọ mẹ́ni ṣùgbọ́n tí ò yẹ yí ń bẹ̀ ẹwà jẹ́ àlàyé yí wọ́n ní àwọn ètí ìfúlẹ̀ kílẹ̀ tó fẹ́ sọ wọ́n ní ṣe bá lọ sọ wípé òun rán ṣe bí ń tẹ́ sọ fún àájọ́kì náà ni wípé wọ́n sọ pẹ́sàn fọ́kàn nàbí wọ́n yọ ìpín èsù kú ọmọ àníbẹ̀ẹ̀ni operation kè máa ṣe ẹ̀kan àníbẹ̀ẹ̀ni àwọn apákan ní méjì ìtìdáfúdọ́rọ̀ àwọn apákan ní mẹ́ta Halima wọ́n sì ṣe fún nígbàtí ń lọ ṣé wọ́n wá ṣe fún nígbà tó fẹ́ di ànábì àbí wọ́n ṣe ìtìláfún bẹ́bẹ̀ léyàn mẹ́tẹ̀ta náà ṣùgbọ́n kò sí àpẹnu bí méjì Anas ibn Malik oní ọ̀sàsán tó bá pàkájá aṣọ o mari asan makhit ojú nǹkan ríran o mari ń gbáyà nípa sàbáyì tó bá pàkájá aṣọ ń gbàmì àbọ́fẹ́ tún aṣọ sí ẹni tó sì lè rírù nǹkan bá náà wọ́n ni ẹni a bá sún ti lájarun pálù a ní sẹ́ẹ̀tì fílẹ̀ wọ́n náà hàn ọkà wọn wá balẹ̀ báyìí hàn ibi àwọn lọ́wọ́ adé àwa wá sọ fún ẹ pé ẹjí àbáyín fi kankan ṣebẹ́ ìtúsọ̀ yùn ẹjí àbáyín fi mí kan àwọn tí wọ́n jẹ́ ẹni tọ́bá jẹ́ tọ́bá nàbí bí àwọn khulafa'ur rashidun àwọn àlìfà ìkan bẹnu wọn tírú ẹ̀ náà tún ṣẹlẹ̀ sóna bóò ló ṣe ṣe káwà lè papọ̀ o náà ni mọ́bìnú Khattab radiyallahu tanardọ́ gọ́sọ́tù Yarmouk ogun ilé kèèsí ìṣogun tí a jà lójú ayé ànábì wa ó ṣe ọlọ́n ibn al-khattab tó jẹ́ àbúrò umar ibn al-khattab ah ikú zaid omi umar omi tí ẹ̀sẹ̀ mímí kẹ́kẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà ojú bànújẹ́ ń lọ ṣùgbọ́n ìbànújẹ́ náà lápá àwambọ̀ ṣe rí ká máa bọ̀rọ̀ àwambọ̀ kòókò ìlàrin àwọn mùsùlùmí ò dáa máa ká máa pẹ́ òótọ́ sọ ká máa la irọ́ mọ́lẹ̀ ká máa wá tanra wa ní lọ́bàá débi tọ́bàá dé yóò jẹmọ́ bó la sì fẹ́ máa para wa lẹ́kún nígbàtí èyàn bá wá sóò tọ́rọ̀ nínú gbìmọ̀ sẹ́pẹ́ èyàn máa ya gbogbo ẹ̀ náà àwùjọ wò lè dàrú láíláí zari àmà wà tẹ́lẹ̀ dáwà tán sinari àkọmọ́nkẹ́ àti gbìyànjú ọ̀rọ̀ subhanahu wa ta'ala bágbàrá sí ma ṣùgbọ́n mo dé sàárín tuntun lójú ní tẹ́ẹ̀mà ẹjọ́ ọlọ́n kẹmi mi ọ̀ lálẹ́ ìbújẹ lọ sẹ́ni tó bá ti ní ti pẹ̀lọ̀rọ̀ àwọn obẹ ẹmẹ́jẹ̀ ń dáṣe òrò bí ìdòrí ìlókọ mi ìsìn ní ma yọ́ ẹgbùn tó ma coordinate ìfíṣẹ́ bílẹ̀ loke. ti ṣe ń dè ní ọmọ wọlẹ̀ tó mi láìkì system tá lómi báyìí ó bí olè máa kọjá gbogbo bí tí táwọn ọkùnrin ti ń kọjá báyìí ah subhanallah dáhìláìlá anọ́nà mi olè mú kọ́kọ́rọ́ yẹn lọ ṣe bẹ́ kọ́kọ́rọ́ tọ́lẹ̀tọ̀dọ̀ àwọn obìnrin mi ilé fọ́ọ̀kan bí àwọn obìnrin ti fọ́ọ̀kan ní mi ilé fọ́ọ̀kan subhanallah subhanallah ó ń sì ní ẹrú kú ìntà fi bàràwà lò tí ó gbọ́ ẹ̀fìdà tó dànù bẹ́ẹ̀ owó dé àmọ́nà bẹ̀lára mi o ṣùgbọ́n ọlọ́run dámi lára kàtàkì pé ìmò òkànlá ìná ẹ mẹ́jọ owó masáraṣẹ́ wà lọ́wọ́ mi ẹsá fìmílẹ̀ fọ́lọ́ mú sí dámi ẹwà tó lọ <laughs> fi escape ní ọgbọ́n nígbà ìgbà tó mọ̀ pé òpùrọ̀ lóhun èyí ó sì wá mọ́ wá jẹ́ ọba ìjọ́ ọmọ no ìrọ́ ni ẹ̀yà ọfẹ́ escape ní ẹ̀kọ́wọ́ sí lọ wọ́n kó sí lọ ọ̀rọ̀ wá jáde ọjá sí sí ẹ̀mọ̀pọ̀mọ̀ yá sí dáadáa ṣùgbọ́n ẹ̀tàn ló náà fi bá wà lò pé ẹ̀ imam báńkì olálà lónà wọ́n ni first bank ó problem problem wọ́pọ̀ ubn gan olóòkọ ọjọ́ ni ó ń jẹ́ jaizun gan ó ní ọkàn fi islam obojú ni kí ni ká máa ṣe náà ìwọ́ àtàbájólówó lábáyì ẹ̀kọ́ mọ́sálásí ilé alọ́ bẹ́ẹ̀ ṣe wò mí olú báńkì ọ́fíìsì mi security ti ń bẹ̀m̀bẹ̀ ojú strong room ẹni ẹni banking rí lọ ìrọ́ní fi ń pa gbèsè náà ló lè kúrò níbi ó ti dé bó sì ṣe mẹ́rin rí tí ìtàfin tara wà náà àwa ń bí pọ́ìntì mú la la ilaha illallah àwọn ọkọ̀kan bá dé sí Mẹ́dínà wọ́n pọ̀ nínú àti àti jọ́tẹ̀ aslamu lánàá wọ́n wá ti gbà aslamu lẹ́ni Abu Maryam àsàlúlí ó ń lẹ́ tọ́pa zaidu onáwà wà náà kọ umaru ti ma bó ṣe wájú umaru wá pé ah ah ẹ̀dù ẹ̀dù gbogbo tẹ́ bá wákò sí wà láà haba maryam a an ta kọtìlù zaid ah, ti pẹ́ abu maryam iwọ́n mọ́lọ mọ́ pàbúrò mi zaidu wọ́n bá ní olóòní ojúgbà islamu ah umaru ni wallahi la uhibbuka abadan ọba tó ní gbogbo kan mú fi jẹ́ ìhìn láìkẹ̀ e láìláì ó sì rí musulmi àbọ̀ kọ̀sẹ̀tánù islamu àbúmọ́rí àmàsàlú lísẹ́ ojú musulmi jọ́nà lọ́n ah wọlé ayé ọlọ́run mẹ́fàdánwó kan ẹmọ̀gbọ́n tí a Maryam ó fi dá ọ̀gá wa ló ó ní àtẹ̀mùnáù ní ìbìdálíkà haqqan lí ya amiral mu'minin ọ̀dá ṣe gbónà ìnífẹ́ rẹ mọ́tọ́ wá jáde lẹ́nu rẹ̀ sí mi tí mo sì mọ̀ pé ò sàwàdà rẹ̀ Umar ṣe yóò sì sọ dẹntó ní fún mi lẹ́tọ̀ọ́ mi nínú Islam ẹwọ́n tó ń béèrè ẹwọ́n tí ń sọ nítorí pé àwọn gbọ́yé pé ìsìláàmù tí àwọn ń ṣe ń jọ náà kèsí ìsìláàmù ẹ̀tàn jàmáà ẹ wò bí a bá yára wa délé mi wọ́n máa fàyẹ̀wò lémi àti yín lọ kan pé pé wà lẹ́ òní fíyà jẹ ìyàwó mi ìyàwó tí mọ̀ mú lọ tí mọ̀ pé yọ́ ma bímọ fún mi wọ́n ní máa pò wà láìpé ní fíyà jẹ nǹkankan lọ́sùn náà dàbáhùn ah, ọwá ni aláì ah, yọ́ ma pé àṣídádi Mariam ìṣẹ́ sálàfí àìrọ́ o sọ tí a ní ọ̀sọ́ lọ́kọ̀ pẹ̀lú mọ́mí dáadì mọ́rí ẹ̀mẹ̀jẹ̀ sára bí ẹni ń sì rọlé ọkọ rẹ̀ ẹgbọ́n rẹ̀ márùn ní ọmọ ẹlẹ́ tí a ti dán padà oyún bẹnu mẹ́ta méjì gbọmọ lọ ṣé wọ́n hàn fáà búrò wọn ẹ̀gbọ́n fáà ẹ̀gbọ́n wọn jọ́nù kò sí wà fíẹ́ ń jọ́nà lọ kéje Christopher tàwọn ará ilé ìyàwó náà sí ìbẹ̀lẹ̀ ara wọn in tó yẹ wọ́n rán wọn ní rán ọ̀rọ̀ ọkọ̀ dọ̀bálẹ̀ fún ẹni wọ́n fàfàfà tí èdè bí agun mẹ́fà àbọ̀ wọ́n kà bẹ̀rẹ̀ akínú náà ni wọ́n gbọ́tọ̀ ẹwọ́n bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ gama àbúrò ìyá ni ó wà no no no no torí pọ́ gbé mikriawa o nìkan náà lọ́lọ́kọ́ no ìyàwó lè jẹ Mariam ẹ̀ẹ́tì mẹ́ntọ́ bá lápẹ̀lẹ́ ẹ̀ẹ́tì mẹ́ntọ́ bá serious báwọn lè sí bá fẹ́ fọ́mọ tó bá fẹ́ fẹ́ ọmọ di dìdì mẹ́rù rẹ̀ pé wà sí oròkòrò táníbáyín sọ̀rọ̀ èyí ò ní wọ́n wà máa rádaràdà tí wọ́n máa fànú o gbogbo ń tọ́jọ́tọ̀ ọmọbìnrin gbogbo ọ̀rọ̀ sọ ìyàwọn ẹ̀kọ́ kan sí kejì tó ẹ̀kọ́ jáde kọjọ́ tọ́rọ̀ gidi kójú ọpọ́ síra wọn <laughs> nígbà wọ́n bà ní sọ́gbọ̀ ẹ̀sì náà yóò ti mọ̀ lọ́bẹ́ agun bọ̀ wọ́n ti parí ẹ̀ ọ̀rẹ́ bàbá kan wà ó ní àmírùl ṣe lè ọwà sọ mí di ẹn tó ma torí ẹ̀bò mi síbí tí bá ti látọ̀ kẹ́nù sàdámọ́fún olójúwó kò tọpá búrò mi tí bá ti látọ̀ kẹ́nù Umaru ni láà láà abadan eléyìn ò lè sọ pé kíkì òkú ọlọ́kàn mi sí ọ ìfẹ́ òun ilé fi tàn kò sí símbẹ̀mà láíláí tí bá ti rí ọ tí mọ̀ rántí rẹ̀ ṣùgbọ́n kí mọ́ bú ọ̀sí kí n láàánú rẹ̀ ìyún ọ̀sẹ̀ kú mẹ́ ẹgbọ́n tẹ́ dábùrù mọ̀mí nílò ó ní idan idan no problem abúrú mọ̀mí innama ya'sa ala al-hubbi an-nisa'u ẹn tí ma ń sunkún pé ń ókù ẹn tí ma ẹ wo bí ìsìláàmù ní agbára dé ẹ wo bí ìsìláàmù ní agbára dé ẹjọ́ sírù ìsìláàmù làwá ń ṣe ó ti gbá òdodo mú pé mọ́ kú ti di ara yín aláyàmá aláìkún wàlí ìmálàkùn in tí wọ́n fi lè mú ipẹ̀ dára ni wọ́n fi lè mẹ́mẹ́ náà in tí wọ́n fi lè tú ìlànà fi lè tú ẹ̀mì náà lẹ́ ó ti rí pé fídọ́mù ti dé pẹ̀lú ìsìláàmù rẹ̀ in wọ́n ń bèèrè ẹ̀tọ́ ti ẹ̀ padà tó sì mọ̀ pé láìláì àbúrú mi náà gbọ́dọ̀ kọgbọ́n yàró sẹ́bọ́ náà nífẹ́ mi ni ìyàn problem kọ lẹ́lẹ́yàn bó ní bí ń ṣe gbáyé ah, àwọ̀bọ̀ irú tó tẹ́nà níbi jáde iná lọ́tẹ̀rún ta ní jáde Umar kí lọ wá operation ti ń ṣe fún ànàbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọgbọ́yé o nínú jánàbí rẹ̀ o ní ọmú kú ọ̀lọ̀kán rẹ̀ o wọn ọ̀pìn án sọ́dì dìdìrín o ooo ẹ́dàkùn wọ́n ní ọmọ àti ọ̀pẹ́rẹ́tì ànàbí wọn fine wọ́n ní àti wọ́n la ọkàn rẹ̀ fine in kẹ́kẹ́ wá sẹ̀ láti sánmà wọ́n wà ní ọbànújẹ́ ọlọ́mbá sọ àrànṣẹ́ kalẹ̀ lànàbí ń bá gbé ẹkún ah àbẹ́bí bí wọ́n lọ sọfà pánà ṣe ti dé èwo tó wá fẹ́kún kó ní operation àjọsí náà ní ṣẹlẹ̀ sí ni irú operation burúkú wà lélé wọ́n ò lè ṣe rúhùn fánàbí láìláì wọ́n ti operation tóòtọ́ anábì ń pariwo pẹ̀lú tó mú pẹ̀lú ọfà tí wọ́n tamá ọfà ìjọ́ náà lọ Abubakar débẹ̀ bó ṣe jinlẹ̀ lórí ànàbí tó kò lè fàyọ pẹ̀lú kẹ̀ tí ń bẹ̀lẹ́ ní ẹ̀sí oúnṣẹ́ Ọlọ́run Abu Ubaida sáré sí òun náà rí ó ti àgbákiri kó ń bẹ́pẹ́ sáàdé bí ọwọ́ akú ní ìyẹn ní wúdù òun náà gbábúrú pé ah, nǹkan ju nǹkan lọ ṣùgbọ́n ànàbí ọjẹ́ ìrora àṣẹ̀jú díẹ̀ báyìí kó lè bá ayé ayọ́ náà ní ló ń bá gbáyé mọ́ eyín náà ló fi fàpí eyín yọmọ ẹ wo bí nǹkan yẹn ṣe wọlẹ̀ tó ni ò nífẹ̀ẹ́ ìjẹ̀njọ́ náà lọ sẹ́ẹ̀nì lánàbí rin oní àti ọ̀pẹ́rẹ́tì ẹ̀ sí ẹ́ sọ fún ọ̀pín ọ̀sọ́ dìdìdìrì ní wọ́n rò lẹ́fín wọ́n rò lẹ́fín torí àti mantemi àti yóò fojú ẹ̀ yẹ́bí náà lànfọ́jú ẹ̀ rídì sí náà ṣe bó ṣe ní àrílárí bí sí a sì ń pàtẹ̀ lánàá bí mi ṣe ń tọ́ sọ fún alẹ́lẹ́ gbogbo ẹ̀yìn máa mú lùtẹ́ ìjọ́gùn káàkiri pẹ̀lú àti àtàpẹ́yà àti àkàyìn

na'am dákọ̀ ẹni tó sí jùlẹ̀ ní àwọn ìyàwó annabi oníṣẹ́ mọ̀ pé àwọn yẹ umulmọ̀mìnì nìna wọn oríire tí wọ́n bá ṣe kàn tí ọba ti bá tan lóbi ah, wọn ah, mọ́ sí <laughs> ọlọ́run náà ti ma tí irú rí ìfẹ́ yà tí ò fi dákọ̀ wá ní sáàìlì mùsùlùmí náà ó ní wá ní sáàìlì mọ́mìnì àtàwọn àyàwó àti a ti tánú èmì ọlọ́run tí a ti tán tí wọ́n èé so ń wòrò wòrò ní wíyàn kan mímọ̀ ẹ ó ní but ah, ah, ẹbáwọn àgbàfà tí wọ́n èé so ń fẹ́nu o náà ni wọ́n sọ̀rọ̀ pé obìnrin lè síjúlẹ̀ tí wọ́n bá lóbìnrin lè síjúlẹ̀ ó yẹ ká jí ó clear sí àwò kò sí ẹnì kanú àwọn mímọ̀ tí wọ́n sọ pé obìnrin wọ́rọ̀ aṣọ tí mo wọ̀ yìí tẹ́lòmí ọba rí lẹ́yìn ni ó ṣẹ̀ṣẹ̀ wà ni ó gbé green le ṣùgbọ́n black nìpìlẹ̀ ṣáájú pé àfẹ́kójú ọlọ ọbẹ̀ tẹ́lẹ̀ náà kìí ṣe pàdé bí lọ sọ fún wa pé black ní dandan dandan o kìí ṣe pàdé lọ sọ fún wa pé black dandan dandan o nítorí pé black náà ní ṣiṣẹ́ tí a torí ẹ̀kùn wọn máa wọ́sọ kódà tí ìran black tí ó tún ya wèrè mí sí àwọn tí bá ń wo bin lẹ́mì lọ́ọ̀kan àtúnlẹ̀ ah brown sì tún pé jùlọ brown eléyìí sì tún dẹ́ ọlọ́run wá ní táwọn obìnrin bá ti dàgbà débi pé wọ́n lè wú ọkùnrin mọ́ kò sáburú bí kí wọ́n bọ́ aṣọ yẹn lẹ́ o ẹ̀dàkùn sáǹkàrà wá ní wọ́n bọ́lẹ̀ kí wọ́n wà ń hóò ṣe léèsì ní wọ́n bọ́lẹ̀ kí wọ́n wà ń hóò gbogbo wá ti wà pé obìnrin pẹ̀lú rúkẹ́pù láhùn TMC ṣe máa múra hùn àwọn TMC bí ẹ̀sẹ̀ pé ojú nìkan ni ọkẹ́ kù fún gbogbo èyàn gbogbo bí ìsìlámù pàtàlà àwọn àfáà kò sí àpanú bí rẹ̀yùn ṣe ń gbọ̀bọ̀ wá sí báyìí tán ṣe yóò wà bojú rẹ̀ àbí ò ní bojú rẹ̀ àwọn kan ní kò ní bojú kan ní yóò bojú àwọn tí wọ́n ní ó bojú àwọn lèmi fi ń sẹ́sìn àwọn torí pé àwọn tí wọ́n ní ò ní bojú wọ́n padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní ó bojú náà wọ́n ní ṣùgbọ́n gbogbo tá ń sọ ìná àwọn ẹ̀rí tí à ń gbọ́yé táwà ń gbọ́yé ń bí ẹ̀rí ńlá ń kó tí o tó mi náà bá ti màpó ń fáìn tó sì màpó fìtì náà lè máa ẹlẹ́wọ́ kan tí ń sọ nígbẹ̀yìngbẹ̀ yóò wà sún ipé ẹ̀yìn àfáwọ̀ ìbá ti fi álẹ̀ sójú kanáà tí a ń sálàyé láti eh, kílókọ rẹ̀ ṣùgbọ́n pé ìyàwó ọmọ ọmọ lọ báyìí ìyàwó mùsùlùmí tí ń kí lọ́lọ́ ọmọ rìn lọ báyìí wọ́n mọ̀ wá ránkàrá lọ rẹ̀ kó sí àfà àtọ́sọ ọlọ́run sọ́mì ẹ̀kan ipe òfin eh, àwọn àfà ìkìláfún bẹ́m̀bí eh, níbi red maid náà sáṣẹ́ ẹ̀sọ̀ yẹn náà o skirt and blouse ìkìláfún bẹ́m̀bẹ̀ o ìkìláfún wo wọn ẹnìkan kan ọgbọ́dọ̀ rí níta jẹmọ́ ẹ̀kẹ́ ọdá obi ó bojú kò bojú ilẹ̀ ń wí láti ẹjọ́ yìí ẹ padà sí pínlẹ̀ aṣọ gẹ́gẹ́ ṣe bọ́ ìwà ló ń fi ojú ìyàwó rẹ̀ ṣe gift ọya ọya ní ìsìn ní ìsìn ti wọ gínítàn jí ó lò kéèpù dìlẹ̀ níbo ní ọyọ́lẹ̀ ìbí ni a wíbẹ̀ o kàsọ̀hún sí dìlẹ̀ báyìí yọ́ sẹ̀sẹ̀ wọ lérí in lọ́fà yẹyẹ ẹ̀hùn ò sí lẹ́nu obìnrin kankan o nítorí pé olówó ni ẹwẹ́n tí bẹ̀lẹ́ yà ṣe yẹyẹ ọ̀rán àǹkàrà 5,000 sọ̀rún ẹlẹ́ àwọ́ àwọ̀ gíní 25,000 naira ó tún wá gbásọ mí ilé lórí 30,000 naira yẹyẹ wò lọ́fẹ́ mafisi ala kulli hal àmbọ̀ annabish operation ti hàn ṣe fún wọ́n fi sọ́ fún sẹ́tọ́ fẹ́ gbà iná sanúlìkì àlẹ́kà kọ́lá ń sẹ̀kílà inshallah rahman ibi láti dúó àfẹ́ kí ó túbà ìkọ́mà wọ́tú gan ṣùgbọ́n ọlọ́n ní pé kó rí báyìí àti dúó bíná àdébí à ń lọ ṣùgbọ́n inshallah rahman ìbá àjíyàn mẹ́ta náà ló ti dé wọn bá ti máa bá lọ tó bá di jọjọrọ afẹ́ máa sọ́yìn padà títí tí ogun èèyàn máa tí ó fi ń sọ fún wàṣíù pé ìnìsàtọ́tàn tó gbọ́yí bá ní ìwájí aká láàrọ̀k fọ́fàál fọ́fàál kí náà ló sì mú ọmọ sí annabi ọmọ kíwà annabi tí ń sọ fún abu maryam asalulu wípé wallahi antakọ́tìlú zai bin كيلوفا تم زيد بن صبي بإذن الله تعالى إن في بقية سنستمر في بيان هذه النقطة في الخطة القادمة إن شاء الله ألون جو ألون جو باسين بوي ما جو جوري بوفا لا يو ألون جو باسين بوي ما جو جوري بوان بابا لكيامو ọlọ́run àtàwà àtẹ̀yìn ìkẹ́rẹ̀ ni ó fi bá wa lo in dá agbẹ́rẹ́ mọ́sálásí lẹ́nìí lánìyàn pé wọ́n ló ẹ̀rù mọ́ bá mi bí ọlọ́run sọ́rí ìntà agbọ́mọ́sájúdé ní lẹ́yìn ẹ̀kú ọlọ́run ọkàn mi ti balẹ̀ ń bí ìmọ́ tó tún lè bá yọ ọlọ́run má bá ó dìyọ ń bẹ̀ sí àmá wọ́lájà gbàdúwà wa kọjá bá ṣe ń الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأكبره وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى بعث إلينا نبيه محمدا صلى الله عليه وسلم رحمة رحمة كما بين لنا ذلك في كتاب العزيز وأنزل على هذه النقطة الإلهية آية كاملة بقوله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين أمتنا إن الله سبحانه وتعالى بنى جميع المعاملات دينية كانت أم دنيوية على أصلين رئيسيين وهما المحبة والرحمة أما في ظن كثير من الناس أنه إذا فقد الأول لا بد من فقدان الثاني والإسلام يقول لا لا لا إذا أنت لم تحب أحدا لا بد لك أن ترحمه ما دام أنه حي لا استغفر لمن كان كافرا إذا كان على قيد الحياة أن يوفقه الرحمن بالإسلام أما إذا فارق الحياة فلا أما من كان حيا لا بد لك أنت بنفسك وإن كان كافرا أن تعامله معاملة الرحمة أن تعامله بالرحمة كيف لا وهذا الرسول صلوات ربي وسلام عليه كان, يع... كان يرحم الناس بالناس وكان إذا لم يحب أحدا فإنه يعامله برحمة ولكن عندنا عند أعداء الإسلام شبهة عظيمة في قصة وعشي ابن حرب قاتل حمزة عم رسول الله صلى الله عليه وسلم جاء هذا مبينا في الصحيح عندما بخير الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم لما فتح الله له مكة المكرم وفد إليه الوفود ومن بين معلو الطائف أسلم الناس وبدأ وعشي يتخوف ويتجول يمنة ويشرة مترددا بين أن يلتجي إلى مصر أو إلى الشام فارا من عقاب رسول الله صلى الله عليه وسلم لأنه يوم قتل حمزة رجع إلى مكة ليسير حرا وقد يعتك فلما فتح الله سبحانه وتعالى نبي مكة فر إلى الطائف حتى لما أسلم أهل الطائف تردد بين أن يفر وأن يتهرب إلى مصر أو إلى الشام ومن بين أن ولا هذه الحال جاءه رجل وجاءه رسل من من المدينة وبدأوا يخبرونه بصنيع رسول الله صلى الله عليه وسلم بأداء أمس بعد أن أسلموا كيف آملهم رسول الله صلى الله عليه وسلم وبهذا اطمأن قلب واشي وتوجه وقطع فيافي إلى المدينة فلما مصر بين رسول الله صلى الله عليه وسلم شهد شهادة الحق لأنها شهادة أقرت من فوق سبع السماوات فقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رفع صلى الله عليه وسلم بصره فرأى وحشيا أمامه فقال ها آه، أنت وحشي أنت قاتل حمزة ابن ابن المطلب قال نعم قال أنت حدثني كيف قتلت فحدث رسول الله صلى الله عليه وسلم وعشي ابن حرب كيف قتل حمزة عم رسول الله صلى الله عليه وسلم إلى أن انتهى من هذه المحادثة فقال له رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن تغيب عني وجهك حتى لا أرك فافعل بارك الله ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام على هذه الشبهة تجالس أعداء الإسلام فقالوا إذا كان رسولكم إرسال إلى الناس كافة رحمة للعالمين وكيف قال هذه المقالة العظيمة خرجت من في مثله لوأشي بعد أن قد أسلم وقال الله سبحانه وتعالى لما أثنى على أصحاب رسول الله صلى الله عليه وسلم رحماء بينهم وأهذى رئيسهم فقال هذه المقالة العظيمة قال أهل العلم نجيب عن هذه الشبهة ونضيف إليها شبهة لم تطلعوا عليها هلا وهي قصة حدثت بين أبي مريم قاتل زيد ابن الخطاب أخ عمر بن الخطاب رضي الله تنرضاه في يرموك قتل أبو مريم السلولي زيدا ابن الخطاب في يرموك بعد ذلك أسلم أبو مريم ووفد مع أناس جاءوا المدينة فلما رآهم عمر عرف أبا مريم فناداه من بين الجماعة فقال أنت أبو مريم قال نعم أنت قاتل زيد ابن الخطاب قال نعم قال والله لا أحبك أبدا فقال له أبو مريم يا أمير المؤمنين أتمنعني بذلك حقا لي في الإسلام قال أمير لا لا فقال أبو مريم يا أمير المؤمنين إنما يأسى على الحب النساء من هنا نقف إن شاء الله تعالى ونستمر في هذه الخطبة في جمعة القادمة إن كان في العمر بقية اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز لسمر المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا وفقنا بعمل يقربنا إليك اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا انتكم ليبارك المستضعفين من المؤمنين والمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسوي سود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بداتي بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة شيء الثابتة من نسي من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل صل وسلم وبارك على هذا النبي الكريم نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا مزيدا